We are now in a prayer segment. A wà ní ìsọ̀rí ìpele àdúrà. If you are here, you are facing attack in the dream. Tí ẹ bá wà ní ìsẹ́ ní ìgbógun If you are here, there is a power that always press you down in the dream. Agbára kan àbí agbára kan wà tó ní ìwọ́lẹ̀ náà. If you are here, you lose good thing in your dream. Àbí ẹ̀ ń jẹun nínú. While others are sitting down. Nígbà tí àwọn olùkọ́ Rise up on your feet. Irú àwọn ẹni bẹ́ẹ̀ kò náà. We are praying on witchcraft attack. À ń gbàdúrà lòdì sí ìgbógun ti agbára jẹ́. Ṣé entanglement of witchcraft power? ìhámọ́ àwọn agbára àjẹ́. Entanglement of witchcraft power. Gbogbo ibi tí àwọn agbára àjẹ́ ti máa ń bọ̀. Entanglement of witchcraft power. Gbogbo igun ìhámọ́ àwọn agbára àjẹ́. I'm signed against my destiny. Èyí tí ó yàn lòdì sí àyàn. Scatter! Scatter! Scatter! Yes, that is it. Bẹ́ẹ̀ni. Command to scatter. Command to scatter. Command to scatter. Command scatter. one of us. He's one of us. He's one of us. He's one of us. He's one of us. He's one of us. He's one of us. He's one of us. He's one of us. He's one of us. He's one of us. Yes. Jesus name we pray. Increase your aggression. Ṣé kóòfù? I cannot hear your voice. This is the last prayer in this segment. Kókó tí ó my glory tó ògo mi. when you say scatter you use your leg you use your hand. ìjàmbá ní tún kẹ́ lu ọwọ́ yẹn. say government of witchcraft. nípa àjọ tí a jẹ́. that is caging my glory. èyí tó há ògo mi. scatter scatter scatter yes that is it. command to scatter. apàṣẹ kó tún Command the coven to scatter now. Ẹ pàṣẹ fún àjọ náà kó túká báyìí. Scatter it with your hand. Túká pẹ̀lú ọwọ́ yín. Scatter it with your leg. Ẹ túká pẹ̀lú ẹsẹ̀ yín. Scatter it with your mouth. Ẹ túká pẹ̀lú ọwọ́ àti ẹsẹ̀ yín. By the authority in the name of Jesus. Nípa àṣẹ pàtàkì níbẹ̀ ní orúkọ Jésù. I command that coven to be scattered. Mo pàṣẹ fún àjọ náà kó túká. Thank you Jesus. Ẹ ṣé Jésù. In Jesus name we pray. Iye orúkọ náà Jésù la gbàdúrà. God bless you. Three amen to that. Olúwa yóò fún yín. Àmì mẹ́ta sí eléyìí. Beloved, you can have your seat. Ẹ jókòó, lu ayé yín. In this session we are praying against spirit husband and spirit wife. Ní ìpele à ń gbàdúrà lòdì sí ẹ̀mí ọkọ ọ̀run àti ayọ̀. If you are here. Tí ẹ bá wà níhìn. You have sex in the dream. Ẹ ní ìbálòpọ̀ nínú àlá. You are here. Ẹ wà níhìn. Somebody do appear in your dream and call you my wife and my husband. Ẹ̀dá àlàyé kan farahàn nínú àlá yóò pè ní ọkọ mi tàbí aya mi. You are here, you only see serpent around you in a dream. Àbí ẹ mọ rí ejò tó ń rọ̀gbà yí. You are here, you only see yourself inside the water. Àbí ẹ ti ẹ̀ bá Particularly if you are from Riverine area. Pàtàkì jọ tí ẹ bá wà ní etí tí ẹ bá wà kí ní etí yóò wá. Irú àwọn ẹni bẹ́ẹ̀ kò náà rò ó. Be on your feet. Ẹ nàró. To say to the powers of darkness enough is enough. Láti sọ pé ó tógẹ́ tógẹ́ fún àwọn tó Shout the first prayer point loud and clear. Ẹ kí gba kókó àdúrà àkọ́kọ́ síta lóhùn òkè báyìí. Ṣé Marie serpent? Àní ètò ah, ẹ̀ ní orí. Beloved, I believe you can do better. Mo nígbàgbọ́ pé ẹ lè ṣe dáradára jù bẹ́ẹ̀ lọ. Shout Marie serpent. Ẹ. Ah, jù ẹ̀mí omi. living inside of me. tó ń gbé nínú àgọ́ ara mi. I challenge you by the fire of the Holy Ghost. mo fi ọ̀ níjà nípa iná mi. I shake you out lójú lọ. Orúkọ ọ̀nà Jésù. Oh, Bẹ́ẹ̀ni. Shake it down, shake it down, shake it down, shake it down, shake it down. Aha! By the authority in the name of Jesus. By the authority in the name of Jesus. Shake it down, shake it down. It is written concerning you that your body is the temple of the Most High God. That whosoever that divides the temple of God shall God destroy by fire, nípa iná, by thunder, nípa àrá. Come out of her. Jáde. Come out of him. Jáde. In the name of Jesus. Olùkọ́ ọ̀la Jésù. You that marriage serpent. Ìwé àjọ tí a Living standard brother, living standard sister. Ọjọ́ ọ̀rá kan. I challenge you by the fire of the Holy Ghost. Nípa iná mi. And I use the hook of fire to drag you out. Out, out, out, out, out, out, out, out, out, out, out, out, out, out, out, out. Aha. Thank you, Jesus. Thank you, Jesus. Jésù. In Jesus name we pray. You shout the last one on this session like as if you not going to pray again. Thank you, Jesus. tí ó kàn ancestral power. Of my father's house. Of my mother's house. Of my in-laws house. That has married me by force. <laughs> ancestral power ah, of my father's house. of my mother's house. Ah, of my in-laws house. Oh, that has married me by force. your hand has ah, come. Oh, release me and go. You Orúkọ me and die. You me and die. You Release me and die. You mi me and die. You mi me and die. You mi me and die. You mi me and die. You Jàwọ́ me and die. Enough is enough. Enough is enough. You can do better than that. Thank you, Father. Ẹ ṣé bàbá. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Have your seat please. Ẹ jókòó. We are still praying a ṣì ń gbàdúrà. parents interceding for their children. àwọn òbí tí wọ́n ń gbàdúrà fún àwọn ọmọ wọn. They are the ones to rise on their feet now. Àwọn ni wọ́n yẹ kí wọ́n dìde báyìí. If you want to become one in the future. Tẹ bá fẹ́ jẹ́ kí ọmọ yín kó ní ìrọsọ dára. You can also join them kẹ́yìn ọ̀dà ẹ̀sẹ̀ bá fẹ́ ní ọmọ ọjọ́ wájú ẹ̀dá ọjọ́ fún ọ ẹ̀dẹ̀ ojú yín. as you say this one very very loud. bẹ́ẹ̀ ó sì pariwo ilé lóhùn goro. the pharaoh that is after my children. Fáráwọ̀ tó ń lépa àwọn ọmọ mi. Is that the best one to shout your own? Ṣé ìṣẹ̀lẹ̀ kígbe sọ̀dọ̀ yín lélẹ́yìí? Wherever you are coming from. Níbi yòówù tí o ti bọ̀ wá. My children They are not available for you. Àwọn ọmọ mi ò sí nílẹ̀ fún ọ. Therefore. Nítorí náà. In the name of Jesus. Ní orúkọ Jésù. Parents, you can do better than that. Ẹ̀yin òbí ẹ lè ṣe jù báyìí lọ. The Pharaoh that is after my children. Tó lépa àwọn ọmọ mi. Wherever you are coming from. Níbi yóò tó ti bọ̀ wá. My children they are not available. Àwọn ọmọ mi ò sí nílẹ̀ fi hàn. Ta. Kú. Ta. Kú. Ta. Kú. Ta. Kú. Ta. Kú. Thank you, Father. Ẹ ṣé bàbá. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. The last one in this section. Èso kẹ́yìn ní pele yìí. Pray like a wounded lion. Ẹ gbàdúrà bí tuntun fara gbọgbẹ́. Say power. Àwọn agbára. Assigned to use any of my children to torment me. Tó fẹ́ lò èyíkéyìí náà ọmọ mi láti fi dá mi lóró. I didn't hear your voice loud. Mi ò gbóhùn yín rárá o. Before I open my eyes. Kí n tó ojú mi. Wherever you are. Ibi tí mi can do better than that. ẹ lè ṣe báyìí lọ. it is your turn to attack to attack to attack to attack. dojúkọ wọn dojúkọ wọn. sister. arábìnrin yìí. agbára. I sent to use my children to torment you. tó fẹ́ lọ ọmọ mi láti fi pọ́n mi lójú. your time is up. kókó rẹ ti dọ́kun. tẹ́lá dáì. kú báyìí. tẹ́lá dáì. kú báyìí. kú dáì. kú báyìí. in the name of Jesus. lórúkọ Jésù. in Jesus name we pray. lórúkọ Jésù la gbàdúrà. kindly have your seat. ẹ jọ̀wọ́ ẹ jókòó. we are in another session. a wà ní pele àdúrà mìíràn. expectant mother and expectant father. àwọn ìdílé tó wojú Ọlọ́run fún ọmọ ọlọ́kùnrin lóbìnrin. if you are here. tẹ́ wà níbí. if you are pregnant ẹ lóyún. Kindly rise up. Ẹ̀yin náà dìde. You are looking for the fruit of the womb. Ẹ wojú Ọlọ́run fún ọmọ rere. Lose bank can't. Àsọ̀sí kò lè dọ́mọ ni. Medical report concerning child bearing. Àwọn èsì láti ọ̀sán tó sọ nípa ìbímọ. Your pregnancy is more than nine months. Oyún yẹn ti kọjá oṣù mẹ́sàn-án. Or you want to stand in gap for your love for. Àbẹ̀fẹ́ gbàdúrà fún ẹnìkan tí ẹ mọ̀. Kindly rise up. Ẹ̀yin náà dìde. Fibroid ẹ̀sọ́ ní ìjú. kindly rise up. ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn. and I want to shout the first prayer point like this. ẹ kíbe kókó àdúrà àkọ́kọ́ báyìí. say wíṣíkà kófùn. àjọ àjẹ́. attacking my organ. tó ń gbógun ti ẹ̀yà ara mi. our sister will say attacking my womb. arúgbó arúgbó arúgbó tó gbógun ti ọmọ mi. if you are pregnant say attacking my baby. ẹ̀bá ló tó gbógun ti ọmọ inú mi. God bless you. ọlọ́run á bùkún fún yín. say wíṣíkà kófùn ju àwọn àjẹ́. Attack my organ. Tó gbógun ti ẹ̀yà ara mi. Cast fire. Àgbiná. In the name of Jesus. Lórúkọ Jésù. In the name of Jesus. Lórúkọ Jésù. Cast fire. Máa gbiná. Fire. Iná. Fire. Iná. Fire. Fire. Fire. Holy Ghost. Ẹ̀bọ́. Holy Ghost. Ìbọn. Afe. Pipe. Afe. Pipe. Afe. Borí. Fire. Iná. Fire. Iná. Fire. Fire. Fire. Move name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. Let your womb be released. Let your guys. be released. Let your baby be released. Be released. Be released. Be released. Now. Thank you, Father. Thank you, Jesus. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. You pray the last one like this. Àwọn gbà tó kẹ́yìn ní pele báyìí. Ṣé ṣe marine personality. Ẹ̀dá sí omi. Marine personality. Ẹ̀dá inú omi. Attacking my child bearing. Tó ń gbógun ti ìbímọ mi. Today is your hand. Òní ni òkú. In the name of Jesus. Lórúkọ Jésù. In the name of Jesus. Lórúkọ Jésù. In the name of Jesus. Lórúkọ Jésù. You that marine personality. Ẹ̀dá inú omi. Attacking my child bearing. Tó ń gbógun ti ìbímọ mi. I come you to die. Mo pàṣẹ kí o kú. Pàṣẹ kí o kú. Open your mouth and pray. Command them to die. Command them to die. In Jesus' name we are praying. God bless you. Have your seat. We are in another section. You want divine touch, divine healing. No matter what the doctor says concerning you, you have been to hospitals, they have, they have told you different kind of lies. ẹ̀sìn lọ wọ́n ti sọ onírúurú nǹkan it is what you believe that will work for you. ohun tí ẹ bá gbàgbọ́ ni yóò jẹ́ fún yín. if you have any challenge in your health. tẹ bá ní ìpèníjà kankan please rise to your feet. ní àgọ́ ara yín ẹ dìde. you want to stand in the gap for anybody. Rise to your feet. And you are going to roar like this. Mercy in the name of Jesus. Àánú nínú ẹ̀jẹ̀ Jésù. Work for me today. Ṣiṣẹ́ fún mi lónìí. And heal me totally. Yóò wò mí tàn pátápátá. In the name of Jesus. Open your mouth and pray. Remember mercy work for blind Bartimaeus. Open your mouth and pray. Allah receive children at, at the right time. fún ní Mercy! In the name of Jesus. Wọ́n for me today. In me totally. In the name of Jesus. Shout it. Meaning. Confess it. And possess it. In the name of Jesus. àdúrà. God bless you. I want us to shout the last one like this. Ó fẹ́ ká pariwo ìtọ́kùnbáyìn báyìí. By the authority in the name of Jesus. Nípa àṣẹ nínú orúkọ Jésù. I cancel. Mo fagilé. Every evil medical report. Gbogbo àwọn àìsàn In the name of Jesus. Ní orúkọ Jésù. By the Jesus. I cancel every evil medical report in the name of Jesus. Open your mouth. Ẹ̀la ẹni yín. Cancel that report. Ẹ fagilé That report is not for you. Èsì ni àwọn ṣe fún yín. Cancel it. Ẹ By the power in the name of Jesus. Nípa agbára ní orúkọ Jésù. By the authority in the blood of Jesus. Nípa àṣẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Cancel that evil report. Ẹ fagilé ibi yẹn. Thank you, Father. Ẹ ṣeun bàbá. In Jesus' mighty name we pray. Ní orúkọ ńlá Jésù la gbàgbọ́. A louder amen. Àní tó lọ sókè. God bless you. Have your seat. Ọlọ́run á bùkún yín ẹ jókòó. We are in another session. A wà nípele mìíràn. Which I believe. Èyí tí mo gbàgbọ́. Every one of us needs it. Gbogbo wa la nílò rẹ̀. We are praying for breakthrough. Alaja. Breakthrough. Alaja. All manner of breakthrough. Onírúurú alaja. You need breakthrough in all your endeavours. Ẹ nílò alaja ní gbogbo ìdáwọ́ yẹn. Rise up on your feet. Ẹ dìde. And I want you to pray with fire in your voice. Mo fẹ́ kẹ́ gbàdúrà pẹ̀lú iná ní ohun yín. Shout the prayer like this. Ẹ pariwo àdúrà náà báyìí. Say power àwọn agbára. In my father's house. Ní ilé bàbá mi. Powers. Àwọn agbára. In my mother's house. Ní ilé ìyá mi. Powers. Àwọn agbára. In my environment. Ní àyíká ibi tí mò ń gbé. Diverting my breakthrough. Ó ń darí àlàyé. Enough is enough. Ó tó gẹ́. Dáa! Aha! that to die. In the name of Jesus. commander, to die. Power. Diverting my breakthrough. Die by fire. Die by fire. Die by fire. In the name of Jesus. Enough is enough. Enough is enough. Enough is enough. Ó Die. Die. Da, da, da, brother, open your mouth. Command that power to die. In the name of Jesus. Any power that is diverting my breakthrough, today is your end. Die by fire. Die by fire. Die by fire. In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. Aha. Aha. Thank you, Father. In Jesus. Jesus' mighty name we pray. Amen. Amen. Now, everybody, let's raise up our two hands. Raise up your two hands. And you will cry to your Maker. You will cry to the God that answered prayer upon this mountain. Thank you, Father. Say, Oh God, my Father. By your mercy. Announce my my name for breakthrough. In the name of Jesus. Open your mouth and say it. It is time for me to be announced. Oh God my father. By your mercy. Announce my name for breakthrough. Announce my name. Announce my name. Announce my name. Announce my name. Kéde orúkọ In the name of Jesus. Announce my name for breakthrough. Oh God my father. Ọlọ́run bàbá Thank you, Jesus. Ó ṣeun Thank you, Father. Ó ṣeun In Jesus' mighty name we pray. Lórúkọ Jésù tó lágbára ńlá la gba àdúrà. Three-fold anointed amen. Àmì tó lágbára ìtì àfàrọ́yàn. We are still praying. A yìí ń gbàdúrà síbẹ̀. This is the last prayer session for this session. Àdúrà tí ó kẹ́yìn rí ní ìpele yìí. And every one of us. Gbogbo wa. We need this prayer. A nílò àdúrà yìí. We need this prayer. A nílò rẹ̀ gan. Let's rise up on our feet. Ẹ jẹ́ ká jùmọ̀ dìde. Baptism of fire. Ìbàntísìn tí náà baptism of fire. Ìbátísí tiná. If you need the Holy Ghost fire in your life. Tẹ bá nílò inú ẹ̀mí mọ́ nínú ayé yín. You want the fresh fire of God. Ẹ iná ọ̀tun Olúwa. To fall upon your life. Kó máa pọ̀ sínú ayé yín. Kindly rise up on your feet now. Ẹ olùfẹ́. And lift up your two hands to the heavens. Ẹnu méjì sí òkè ọ̀run. As you shout this one louder and clear. Bí ó ṣe kígbe lè rárá. Say Holy Ghost fire. Ẹni. iná ẹ̀mí mímọ́. Holy Ghost fire. Iná ẹ̀mí mímọ́. Holy Ghost fire. Iná ẹ̀mí mímọ́. Possess me now. Yáyé mi kan báyìí o. In the name of Jesus. Lórúkọ Jésù Kristi. Open your mouth and shout it. Holy Ghost fire. Iná ẹ̀mí mímọ́. Possess me now. Láyé mi kan. Possess me now. Láyé mi kan. Possess me now. Láyé mi kan. Possess me now. Láyé mi kan. In the name of Jesus. Lord Jesus Christ. Holy Ghost fire. My love is available. Ayé mi ṣí sílẹ̀. Possess me now. Possess me. Possess me. Possess me. By fire. In the name of Jesus. Holy Ghost fire. Possess my life. Possess my life. Possess my life. Possess my life. Possess my life. Possess my life. God. For that matter, in the name of Jesus, my love is waiting for you. My love is available. Enter now. Enter now. Enter now. Enter now. Enter now. Enter now. Enter now. Enter now. Enter now. Enter now. Enter now. Enter now. Fire. Oh yes. Thank you, Father. Thank you, Jesus. Jesus wonderful mighty name we pray. Lórúkọ Jésù ìyanu tó lágbára la gbàdúrà. Till we turn your hand to the heavens. Ẹ ìgbé ọwọ́ yín sí òkè ọ̀hún síbẹ̀. Raise up your two hands to the Lord. Ẹnu ọyún méjì sí òkè ọ̀hún sí Olúwa. As you shout this last prayer point like this. Dáhùn ṣe kígbe yìí tí ó kẹ́yìn rárá báyìí. Say Pentecostal fire. Ẹni iná Pentecost. Pentecostal fire. house. Open your mouth and shout it. Where's the cut of fire? Swallow me now. Swallow me now. Swallow me now. Aha. Then. presence of God.